أبي القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فيا عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا للخلق كلهم بل هي وصيته للأولين والآخرين قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أمتنا هذا النبي جاء بدين اسمه السلام والإسلام والاستسلام وهذا النبي ليس بغال فيما أمر ولا بجاف أما نري صلوات ربه وسلام عليه بل والقائل وقوله الحق قال صلوات ربي وسلامه عليه ودين الله بين لجافي أنه بين الغالي فيه والجاف عنه وقد أثنى الله سبحانه وتعالى على أمة رسوله صلى الله عليه وسلم بقوله وكذلك جعلناكم أمة وسطا وأثنى علينا في عدم التفريط والإفراط في الأمر بالمعروف والنهي عن المنكر مع أن رسول الله صلى الله عليه وسلم أثبت لنا كما جاء في الصحيح المسلم أن الأمر بالمعروف سرقة والنهي عن المنكر سرقة ما هذا أثنى الله سبحانه وتعالى على أمة نبيه بقوله كنتم خير أمة أخرجت للناس واعلموا عباد الله أن السلطان ذل الله في الأرض فمن أكرمه أكرمه الله ومن أهانه أهانه الله والرسول صلوات ربي وسلم عليه سد باب الذريعة فيما تعلق بالخروج أو فيما تعلق في انتشار الجرائم بين الأمة وكذلك كل ما يسبب الفوضى حذرنا منه رسول الله صلى الله عليه وسلم لذلك لا يجوز شرعا لمن كان وجيئا من وجهاء الدولة أن يتخذ أخطاء السلطان سببا لإثارة الناس وسببا لتنفير القلوب عنه فإن تفرق الكلمة مسبب للمشاكل ما الله بها عليم أمة الإسلام أين أنتم من حديث نبيكم جاء في الصحيح إنما مسلم حديث أم سلمة رضي الله تعالى أنا أرضاها قالت قال رسول الله صلى الله عليه وسلم سيكون أمراء وفي رواية إنه سيستعمل عليكم أمراء تعرفون وتنكرون فمن أنكر فقد برئ ومن كره فقد سلم قالوا يا رسول الله أفلا ننبذه بالسيف قال لا ما صلوا أمتنا أين أنتم من قول نبيكم جاء هذا في الصحيح إن أبو البخاري من حديث ابن مسعود رضي الله تعالى عن أرضاه قال قال رسول الله صلى الله عليه وسلم إنكم سترون بعدي أثرة إنكم سترون بعدي أثرة وأمورا تنكرونها قلنا يا رسول الله فما تأمرنا قال تؤدون الحق الذي عليكم وتسألون الله الذي لكم صلوات ربه وسلام عليه لذلك جاء من مقولة العلامة ابن تيمية رحمه الله تعالى ستون سنة بإمام جائر خير من ليلة واحدة بلا إمام أقول لكم هذا سؤال المسلمين أن ترى لكي كرات قرفان النبي صلى الله عليه وسلم ẹn tọ́rọ bá náà ma jẹ́kẹ̀ fún gbogbo wa alọ́rùdákùn bá ní sàlìkún kí annabi wa bá ní sàlìkún láàrin àti àwọn ará ilé annabi wa àti àwọn sọ̀hábà rẹ̀ tó bá ń sàwọn sallallahu alaihi wasallam gbogbo alkiyama bàbá àti yàwó dákùn dí wọ́n wà ń bẹ àwọn ọmọ wa àwọn aya wa àwọn àfà wa àwọn ọ̀rẹ́ wa tá a jọ ń pẹ̀lú annabi sallallahu alaihi wasallam àwọn bẹ̀rẹ̀ nínú ọ̀dà ìbẹ̀rù ti tòótọ́ tó ọwálàṣẹ́ rẹ̀ mọ́sà sí ní ìrọ̀rùn fẹ́ ní kọ̀ọ̀kan wa in tí ó mú wa kọ̀yìn síbi tí ànàbì dojúkọ ọlọ́mọ́dì ọ̀sẹ̀lẹ̀ síwá o in tí ó sì mú wa dojúkọ bí ànàbì kọ̀yìn sí mọ́dì ọ̀sẹ̀lẹ̀ síwá o jama'a sáadá ànàbì wa sọ pé adama mùsùlùmí wá jẹ́ fún ẹ̀ẹ́tàn mùsùlùmí mùsùlùmí ò sí ẹ̀ẹ́tàn à sí ẹ̀ẹ́tàn ò nítorí wípé orí wá pé ìntàn bábọ̀ ó nọ̀rọ̀ ìjáde sáwọn olórí jẹ́mẹ́rà àmbá ní sọ wípé àwọn àfáà súnnà tí wọ́n bá lọ́gọ́rùn ní 96% kámọ̀pẹ̀ 95 ìlẹ̀nù wọn kò pẹ̀lú ogun tí wọ́n dátọ̀rọ̀ sàṣálàmù àwọn pé tí ó sọ nǹkan míì nínú tí ó ń sọ o náà ni a ti mú ẹ̀rí wá fún apadà àkọ́kọ́ a sọ fún wa wípé ìjáde sí àwọn olórí tó lórí bá jẹ́ èèyàn dáadáa tí ń ṣe déédé kò mí ìgbàmì ò jáde sí àmì àpá tó jáde sí nítorí pé ọ̀jọ̀gbọ́n Abu

fúnra wọn ni ó yàn ẹ̀bẹ́ o oun kó fi rẹ̀ ẹ̀bẹ́ o àwàmbọ̀ tí ó wa ní rí bẹ́ẹ̀ Ànábì wa sallallahu alaihi wasallama ọlọ́run gbàlù fún sẹ́mọ̀ ni ẹ ti ń kọ̀ntú rẹ̀ dáadáwádé ọlọ́run ní tọ́ fẹ́ pín bọ́ọ̀sẹ̀ pín rẹ̀ o mọ́ fún àbáyìí o fún àbáyìí níbi ti ń pè lọ́lẹ̀ nìkan ti dáhùn ìpé àhàhà ha قسمة ما أريد بها وجه الله tọba yẹ pé ká fi ogun ẹnu sọ̀rọ̀ ní ẹn tí ó ń pín ìkù o ẹn tí dẹ̀ ń pín fẹ́ kí ọlọ́run ah o ìjọba tí ń bẹ̀m̀bẹ̀ òun bàjẹ́ a à bàjẹ́ pọ̀ òòjọ́ kó sì bàjẹ́ kò ṣeéṣe lóòjọ́ kò lè dá lóòjọ́ padà one ìjọ kan kọ́ bàjẹ́ kò lè dájọ́ kan padà two àwọn àgbàlagbà nílẹ̀ Yorùbá wọ́n ní òòjọ́ kọ́lá àbọ́mọ tó bá rúyò bàbọ́ ọmọ ni ma ti ṣòwòwà múlòwà ọmọ pútọ̀ lè nìna ni ẹlọ gẹ́ẹ̀tì àpò ráìsì márùn wọ́n e ẹlọ ra pẹ̀rin ti ṣákí gbangbangbangba bí mẹ́jọ ní wọ́n dá àpò ráìsì náà ah, ní na ń sàpò ráìsì nígbà tàkọ́kọ́ jiná ní fọmọ ẹnsíbí ọya sunday ti

ṣùgbọ́n tọ́pọ̀lọpọ̀ máa rò ní pé ṣe bá ṣe a máa wùrẹ́ náà kí ọmọ kọjẹ́ iláyé Jonathan náà tí ó jẹ́ iláyé Jonathan àwọ̀mọ̀ Ànábì sallallahu alaihi wasallam Ummu fẹ́yẹ̀kúnù umarọ tó bá sì dẹ̀yìn ìgbà àwọn adarí kan ó sì dé o innahu sayuta'malu alaykum wọ́n padà máa dìbò yán kan lẹ́yìn lórí wọ́n sáàdẹ̀ bẹ̀rẹ̀ ọ̀nà sọ́nà kejì ta'rifun wa tunkirun ẹ̀rí àwọn èèyàn pẹ̀lú nǹkan mi ilé ìdáwò ọlìdí ọjọ́ méjì gbàkó fún léyá àti àgbàdo ọdún ilé iná wọ́n yàtọ́ dẹ̀fà ní pọ́pọ́ sí weekend nítorí ọjọ́ ẹ̀gẹ́ àgbàdo ilé ẹ̀rí nǹkan mí ìtẹ́ sọba ah, alhamdulillah owó oṣù mọ́sàn kalẹ̀ 25 lọ́nà 22 ọdún ọdún na ẹntọ́lọ ń bá fún lágbára kọ́ lè fi àán kan tó kù díẹ̀ káàtò àbọ̀wọ́ rẹ̀ tí ò sì ní bá ń tó ju tó rò kún fẹ́ tó ṣe tí ò ní bàjẹ́ lọ fàkọ́dí bàrí à anẹ́bì ló ń tọ̀ bọ́nù mọ̀nà ọpọnù nìfàákù alẹ́túbà fàkọ́dí bàrí àmìnà nìfàákù àwọn fàkọ́dí àmìnà ìwà ọ̀gbẹ̀yẹ ìwà mọ̀nàtíkì ló fi bá wọn lò ó ń tọ́ wọn ní símbẹ̀ wọ́n mọ́n kẹ̀ríà ẹni tó pé ogun tí ó ń ṣe ìkọ̀tẹ́ lọ́rùn ṣùgbọ́n kò sí wẹ́n tó lè sọ kò sì sí wẹ́n tó lè fi kò lè chíyàn kẹ padà ah, in àwọn sọ́jà náà ń táwọn ojú títì tí èsẹ̀lẹ̀ bẹ́ẹ̀tẹ̀lẹ̀ ọkọ̀ pàákì náà ni pé ah subhanallah kí o sí wà ríru ilé kíyàn mọ́ sọ ọlọ́run bí ìyàwó bá pàákì ọkọ̀ lọ́bà lọ pẹ́sọ́já in tó kìbà kò yẹ pọ́kẹ́tì yẹn eh, mọ́ bóde padà bẹ́ẹ̀ ni ọsọ́já yòókù náà bọ̀ ẹmbọ̀ àbá pé kí ni ó ń sọ fún in tó ìtúgbàlà torí pé tí ọba ti sí ìbẹ̀rù ọlọ́run wà lọ́wọ́ mọ̀ sẹlẹ̀ nǹkan mí ọ̀tẹ̀yẹ yóò bákanáà ọlọ́pàá kan ọwá mú èèyàn wa mọ́tò mú tọ́n láwọn kan bá gbogbo onímúlọ́wọ́ onímúlọ́wọ́ onímúlọ́wọ́ irú ń tàn sọ ìtagbàrẹ̀ èèyàn bá ká láti kọ̀ lásìkò yẹn ẹlẹ́ àtẹnìkan ní ẹnjá kí ló náà wádìí bẹ́ ní ẹbá ni òfin tí Nàìjíríà tó gbé kalẹ̀ ní wípé ẹn tí ó bá rojọ́ ní station wọ́n gbọ́dọ̀ rojú ẹ̀ kéṣìsì tàn sọ ìmọ̀ ẹsẹ̀lẹ̀ lọ́pọ̀lọpọ̀ báwó jẹ́mọ́n sí a sì gba nẹ́bí gbọ́wà ẹlẹ́ à ń sọ fún yẹ ẹlẹ́gbà pé 1000 ló fún ìyà ní ètí ìfò lówó ohun tó ń kílẹ̀mù 300 naira torí ẹja 700 lọ́rá ìwà ń sọ fún màmá wípé gbogbo tó jẹ́ kẹma sí tẹ́ǹsẹ̀ ẹ̀mí ni pé ẹlẹ́ àní bẹ̀lábí aṣọ wèrè proper ní báyín sọ̀rọ̀ ìjànú ọwọ́ ọ̀fọ̀ tí lọ́nà sí yà náà nà ti ẹ̀ padà in tí a ẹn tí bẹnu aṣọ ọ̀wọ̀ tí bẹnu aṣọ ìsíkọ̀ yẹ kó fi ìwà rẹ̀ àwọmọ̀ ọ̀ṣọ́rọ̀ na tó bá ní tọ́kàn rẹ̀ kọ́ ọgàrùn olé igbó ọbọ́lọ́pàá méje sọ́jà mẹ́rin aráàlú bí márùn-ún ìwọ nìkan ní wọ́n ah alhamdulillah iṣẹ́ ẹ̀sì dé in tọ́jọ́ ga sọ́jà àbẹ̀ tó jún lalan bá mú ogbú ọwọ́ rẹ̀ tí ń bá gbàgbó ìjọtán bá sí àbáyín sọ́rọ̀ nǹkan mílè ti bẹ̀yọ ṣùgbọ́n bí ṣe ń lọ ọkàn rẹ̀ kọ̀ pé ah! torí ọ̀nà kìí sẹ́lù míì ni mo rí àwọn mọ̀pó lágbòlé níbàdàn ìrìn mọ́tò bí mẹ́rin wọ́n sì gbé mọ̀ náà lọ

ọjọ́ ó ti bàjẹ́ ọpọlọ ti bàjẹ́ kèsí ìsọ́jọ́ fúnjẹkújẹ in tí ò tí ìtọ́ nǹkan yóò ti sọ agidagidi ní ìpájá agbóná ẹwà mú ti ọwá ríru eléyìí wọ́n gbé bà lọ wọ́n jajá tí wọ́n bá lóun fẹ́ sọ fún wọn tó ó gbé ajá ń kó wájú wọn in tí wọ́n lọ sọ fún ìjọba ni wípé àfáàfẹ́ jí ìbá wọn in lọ bá máa wọn lọ kò sí tí wọ́n níbi kò sí èso ah! kò sí rẹ̀ mẹ́mẹ́ o káfẹ́nusọ náà kò sí tí ò lè jásí ẹ̀rùyà tó báyàn bá ń kọjá lọ wà mọ́ ń kẹ̀ríà ẹ ń bá rí àwọn nǹkan ìgbà náà tó rẹ̀ kọ́ ní tòótọ́ fàkọ́dísẹ̀ lima ó sì ọlọ́run náà tún là kúò níbi ìyá ọlọ́run àti kọ́kọ́ kú oríire kò sí ẹnìkan tí ń tẹ̀lé Ànábì sallallahu alaihi wasallam tí ó ní aburú tí ń ṣe lú ìròyọ́nú sí kò sí ẹ̀ntàgbàraka nǹkan sí tí ó sì mú wà lálọ àwambọ̀ àwọn èèyàn wọ́n kí pàpà ó kẹjẹ̀ wípé báyá ṣe ìtọ́ nǹkan ragbá mú bẹ́ẹ̀ nìkankọ́ kí lè rí wa anábí sallallahu alaihi wasallam min hadith Abdullah bin Mas'ud wal hadith muhammad al-Bukhari rahimahullahu ta'ala ó sì ọlọ́ ni oni kọ́ọ̀lá sàrásálàm anábí bá ń sọ̀rọ̀ jọ́kẹ̀ pé innakum satarawna ba'di atharatan tí ń bá lọ́tán ẹ̀rí ìwà káyọ́mọ̀sẹ̀ gbé fún ẹ̀yin aráàlú lára àwọn àjọba yìí wọ́n bá yín lò débi pé ọpọlọ yíò mọ̀ ọrọ̀ òdì wọn ò ní sọ́nà bí i ọkọ̀ yíò sì pé ẹ̀dáràn kọ́dà ibi ọ̀rọ̀ bá ti bàjẹ́ ọlọ́pọ̀ ó ti dúró ẹ̀ẹ́sà tẹ̀sílòmìí lọ́nà tẹ pé ìwé tó ní àgbà ìwé tá ń ní tí ìsẹnu o tẹ́rẹ̀rẹ̀ bọ́ ọ̀sánwó bẹ̀ lọ́nà normal ọ̀nà tẹ́ kó òfìsánwó o lè má bọ́ ọba wọ́n lè pín ìwé tí ọkọ̀ fún ọ sáyìntì wọ́n ọ̀nà sáyìntì àńlọ́pàá bá dáadú ìfẹ́sọ̀ station tóbìnrin bá ń darí òfò ní bẹ́m̀bẹ̀ ìwé ọkọ̀ pé ẹgbẹ̀gbẹ̀ kò sí nǹkan tí ó pè ọkọ̀ mi kọ́ lọ́bá ní ìwé ọkọ̀ ẹ̀dà fàdà kí tí ẹlùmbá mi sọ̀gán mo lè fọ́gbẹ̀ ya láì kí ọwọ́ òjọ́sọ̀ ọkọ̀ oṣù olùmbá mi ṣe gan láìsàn ní ìsinmi bẹ́ẹ̀ lọ nímbọ̀ kí tẹ́pà mi ti ẹ̀dà kọ́dà ẹ̀mẹ́ta ló ń lọ sẹ́lẹ̀ yẹlé wọ́n ti sọ pé ìjọba ti káńsù rẹ̀ kéèyàn mọ́gbàmọ́ ẹ̀ẹ́ onítẹ̀lẹ̀ ẹni ẹ̀ tán bíbẹ̀ta ìjọba gbogbo tí ń ṣe ń bẹ̀ gbogbo tó ìfìyàjẹni tó dájú wọ́n lè kó yín láìjọ tàndùkú láìjọ nǹkankan láìjọ wàlá wọ́n lè máa ṣe wàlá àti ẹkáàkí kí wọ́n sì síta ọmọ tí bá bá ní ìwòròdù bí tí mọ́mọ́ lọ́n báyàyà rẹ̀ ọlọ náà nọ asárọ̀ in the name of ìjọba wọ́n gbalẹ̀ bí i ẹ́ẹ̀sì tẹ́ẹ̀sì ní tí ìkú òlàyé tí wèkú ẹta padà ó sì gbà fún public àǹfààní wọ́n pè gbogbo nǹkan lẹ́mọ̀ rí bẹ́ẹ̀ súnkúrẹ́ police station àfá ìjọba fàwà náà bí ní o ẹka ń sókó ni ogúnsẹ́rẹ̀ tẹ́fẹ́ ẹkọ̀ kò sí tẹ́ ẹkọ̀ sí tẹ́ bá gẹ́ẹ̀tì 1000 naira pẹ̀lú gọlọ́n àgẹ́ẹ̀tì ìwé àbáyínra ìwé tẹ́fẹ́ statement yìí lẹ̀ àsàrọ̀ kò sí tẹ́ẹ̀nì rítẹ́ bọ́ ọba parí sùkú tọ́sán ó fújọba wọ́n tún jókòó díọ̀ wípé o so ló ní ìdíwé ẹ̀rẹ́ ni ọ wà padà wà ní next month kò sí ní sọ́tọ́ náà ẹ̀bẹ́ wà umúràn tunkirú náà ẹ́rìà ìmẹ́yọrísì à ah, ọlọ́run fi gbọ́pọ̀ hàn nábí o ẹ́rìà ìmẹ́yọrísì sí nǹkan ọkàn yóò kọ̀bódì wíso ẹ̀kẹ́lẹ̀ orí ọkọ̀ láti checking point ń bẹ wájú ẹn tó àkẹlẹ̀bẹ̀ ọmọ eré tọ́kọ̀ tún sá ó gbé kẹlẹ̀bẹ̀ yẹn fún àfipò níwájú sọ́jà everybody calm down sọ́wàní ta ló ní kẹlẹ̀bẹ̀ bàbá àgbàlagbà òun wò pé òun sátẹ̀gbé bàbá rẹ̀ kí ló ń fẹ́ fi rọ́ sí ó ní náà mi àà náà yìí rọ́bọ̀bọ̀ fílà ọba gbada ní wọ́n bá wọ́ tẹ̀lẹ̀ wọ́n bọ́ tókòtò ọwọ́ akú bọ́ksá ń di bàbá ó ní wọ́n máa fi dìrín títì tí di bàbá fi kún títì ní rẹ́dì pátákùnlẹ̀ sọ pé wákó ẹwà wọn nábi wa nígbà tó bá kẹlẹ̀ bẹ̀ la ilaha illallah lójú mímbàrí kánà bí ò tó sọ gbónà fàdẹ́rọ̀ ọwà lọ mú nǹkan wá bí yàdẹ́ ìṣẹ̀rìfàtẹ́yìn

torí kìsì ni kí n ta fẹ́ rí ó lè pọ̀ sí sẹ́fẹ̀ kó kọ̀yẹ́ wà lórí bọ́ọ̀dù a ní wọ́n sọ pé àwọn tó ń pàdé mẹ́ kò yí òun irú tí ìlú ìdá ààrìbẹ̀ wọ́n mi ò jí mi ò jí ọmọ kagbé trailer olùmọ̀rí tí mò ń sáré mò ń sáré mò ń sáré mọ́kàn fò sínú tírélà yẹn na náà ó lọ sí ilẹ̀ haúsá ọ̀nà sí àríwá ń gbọ́ pẹ́ nǹkankan gbẹ̀mí kó nù tírélà ó gbẹ̀mí bọ́ sórí igi àtorí igi mo ti jábọ́ ní ogbó làwọn ọlọ́pàdé ni mo ẹ́ẹ̀sì máa rí ìtútù ojú ọlọ́pàá wípé ẹ̀yìn náà débí alhamdulillah ah ìwọ wa gbẹja ńlá nínú ìlú ìrẹsì ni o táa bá ní àmọ́ tí ń kò sí rọ́mbẹ̀ gbogbo alájọ́ ma ọwá débi ebi ibi ń pàwọn kìníkan wọ́n wàsáso ìntánẹ̀tì ń sara gbogbo ẹ̀nà mẹ́mẹ́ mara ṣùgbọ́n nàbí ní ẹ̀rí àwọn tí umurun túnkìrú náà in tó jẹ́ pé irú kíre lè àwọn sọ̀wọ́bà ní àti gbọ́rẹ̀ ànàbí kúnnà ya Rasulullah fama ta'muruna kí ni ká ṣe tí nǹkan ìbá ti ń ṣẹlẹ̀ tọ́lá tásìkò mátó ah, ah, àlàfíà sàmìlára wa agbára ah, ìjàgbára kí ni ká wọ́n sọ ọlọ́ ní tó adúnà l'ápọ̀ lẹ́bí aléìkùn ẹ̀tọ̀ tí wọ́n bá ní ẹmú wọ́n jọ́nà lọ́un ẹ máa pè fún ọ ìwé ọkọ ẹjí ó pé o wọ́n ọmọ sọ náà àríbí ni ọkọ ẹjí ó pé dẹ́fẹ́fẹ́s ẹ̀rí pẹ́ ẹni o tí tẹ́pà mi tí wọ́n tí ìyọ́pò ẹgbà o wà tẹ́sàlúnà èntẹ́ bá wà ọ̀pọ̀ ẹwọ́n sí pí tí wò sí fún ẹwà dojúkọ lọ́n annabi <laughs> wanu annabi wanu awambo hawo kika wọn bẹ tó sákọ̀ sàbí alamari ja'at as-sahihayn min hadith udhaifa udhaifa rasulullah sallallahu àdísì tí ń bọ̀ ogun ogun ogun sọ wájú ó ní bí gbogbo tó ti ń sọ ìdún wà ń bá da hada alkhairi ṣar hada ṣar alkhair sí dáadáa tó kù tí ó wà lẹ́yìn àbútọ́ sai àrẹ́bí ni bẹ́ẹ̀ wà fi ìdáhọnun dáadáa kan tó ń bọ̀ dáadáa olójú èjì yóò gbé dáadáa lọ yóò gbé kí ni o yóò gbé àbúrúlọ in tí ń pè ń dákọ́nù ní gbogbo nǹkan ni tó bá lábàwọn tí ó jọran rẹ̀ tán ní ìwáyà mi wà á lọ́rọ̀ àdàlẹ̀ ìṣẹ́r sí dákọ́nù yẹn tí ó wáyì sáàbùrú túnbọ̀lẹ̀ yìí rẹ̀ àríbí àbúrúmbọ̀ سيكون مرا أئمة سيكون من بعد أئمة أولوري قوة ليه لا يهتدون بهدان كيسي ونامي من النبي وما في داري ولا يستنون بسنتي أجوانا تبانته ونهتو democracy وما في داري ولا láòdì gbogbo ọfọ̀ jùpọ̀ wàsàyẹ̀kúrù ìjàánú rákọ́ wà wà ní òjọba yẹ kùlúbùhún kùlúbù ṣayàtín ọkẹ̀ èsù lọ́ka wọn tí jùfùnánì ń sin ṣùgbẹ́rẹ̀ èyàn wọn dàbúra tíndìyàn bá jí owó ẹnìkan jíwó ẹnìkan wá gbé kalkulétọ̀ lérí owó òun sí níjọ́ tí wọ́n kéde pọ́ntọ̀ jíwó ọwá rí pé déédé tó jíun yóò na 400 years tí máa ná 10 million jojúmọ́ làkàídà kọ̀pọ̀ mọ́ na 10 million tàlójúmọ́ yóò wà náà bá ń fún 100 years 365 days ẹ̀tẹ̀ ẹ̀mọ́ ẹ̀mọ́ mọ̀ 366 lẹ́yìn jẹ́ ń fi gìní gorí wọn ká 366 times 100 ẹ̀m tó sì jùwé ìkẹ́ ìṣọ́mọ́ 50 years kẹ́ 55 60 is okay ni in tó wájú yóò mọ̀ ná 10 million naira daily yóò wà náà fún 100 years kama bó mẹ́lẹ̀ẹ̀lẹ̀ kù sílá kai kaka decide owó bílíọ̀nsì èèyàn ní tí bílíọ̀nsì èèyàn tó lè fi gbádùn kẹ́nìkan sọ fún bẹ́mà lò èèyàn lẹ́mà pè wọ́n annabi ní ẹ̀mí èsù àwọn tí ma pálíkì àmà ń bẹ ẹjọ́ kí n tẹ́sì ẹnu ọtí because <laughs> àwọn ma pálẹ́ ẹnu dànù ọ̀run náà láti ń ọgbàlù kó dé irú ló tó kù ẹwà ẹjẹ́ gbádùn ayé mi ń tẹ́ mà gbọ́nà tẹ́yàn bá bí àwọn àyè kan yọ́ mọ̀ bí rẹ̀ lérè padà wípé sáwọn ilé ìsìgbà pàdíkì àmà wà ẹ̀yìn ilẹ̀ ìrìn ẹlẹ́yàn aṣọ èèyàn ni ó wà lọ́rọ̀ wọn sáàmì ọ̀wà sọ́lọ̀ òfin ìntánà bí gan ròyìn ilẹ̀ fún a nínú láti rí mẹ́ o ń se ọlọ́n ni tọba wa rí bá bọ́rọ̀wọ́ sí rí mú ah, Hudhayfa wá ní fama ta'muruni ya Rasulallah in adraktu dhalik tí táìmù bá bá láyé kí ni kí n se o ń se ọlọ́n ni tasma

ojú kan ní ẹ ṣùgbọ́n gbogbo tẹ́ wá ń sọ fún àìná ẹ kámọ̀ jàrí sórí o kámọ̀ sí nǹkan kan ẹ sọ̀dájú ẹ ń bá jáde sí àrùn bí ọ̀sọ́ nǹkan pàtí ẹni àti ní kámọ̀ jáde tí ẹ̀kọ́ wá jáde nǹkan kí rẹ̀ ẹjá sọ́rọ̀ muslim min hadithi abi hurairah radiyallahu anhu hada ìfẹ́rọ́dù mẹ́bẹ̀ imam bukhari ọba dìí síwá a ní sísáwà kò lọ́nà sọ àbà ìjọka ó ń ṣe ọlọ́run wá ní hmm. man kharaja min at-ta'a wa faraqa al-jama'a famata mata mitatan jahiliya àwọn náà ti dádó báyìí gúrùpù kan ní a fẹ́ wà fárọ̀kọ̀ jama'a kódà kọ má jẹ mùsùlùmí o ní dáúlà amùsùlùkú wọ́n pé bá a ṣe fẹ́ ṣe kọ́ yìí à ẹ́bà nǹkan jẹ́ bá ṣe sùúrù bá ṣe ń tó bọ́ kọ́ yìí pọ̀ sásọ̀ wọ́n wá yapa àwọn mùsùlùmí yòókù ẹwọ̀n tí dádú Boko

pín sódì pẹ̀lú rúgbọ́n ẹ̀ sọ́rẹ̀ òpó ọmọ graduate bí báyìí kí lọ́kàn ọgbà rẹ pẹ̀lú mi Federal University tí ó kọ́ ọdún ọ̀yá ìwọ bá ń kọ́kọ́ gbọ́ àwọn tó jáde lọ sí jùwá sáfìsì yẹn tó fi ti wà tẹ́lẹ̀ náà rẹ̀ dí kẹsọ́pù pẹ́tẹ́ bá ń ṣe lásìkò jùmọ́ tí ó dàrú ẹlọ wúrú ẹn tí bá ń sọ àwọn

tó bẹ́ kú sí bí bó ṣe ṣe ohun mátà mí tàtà ń jahiliya ó ń tọ́ ń kú bí ọ̀kan nínú àwọn tó kú kọ́lọ̀wọ́ tó fi Islam rán mi ní o lásìkò wo àsìkò jẹ́ pé wọn ò ní olórí tí ó darí wọn wọn ní sùláyà ń dọ̀múnà ó ń ṣe ọlọ́n ni àárín àwọn tí ó ti bá rẹ̀ ẹ̀nu àárín àwọn tí ẹ jẹ́jọ òdì kú kí ìsìlámù tó dé tí wọ́n ládarí àgbọ̀ sótítà nàbí àrídẹ́tàn wà mọ́ ń kọ́ ọ̀tàlà tátàrọ́ yàtín òmìyà gbogbo ẹn tó bá lọ rẹ̀ jà fún alẹ́gbẹ̀tọ́lọ́n lọ rẹ̀ sábí àsíá àsíáwò àsíá ìfọ̀jú inú àti ìfọ̀jú òde Ah, ah. àbíwà àṣàwòrán àbíwà fẹ́ túnmà rẹ̀ ọmọ̀míyà ẹ̀ẹ́ ọyá o tẹ̀lẹ̀yàn yẹ́dìwú hmm, sorry yùkọ́ yẹ́dùgbàbù lè asọ̀bì yẹ́tìn àbíwà fẹ́ túnmà rẹ̀ kí ni ìfọ̀jú fọ́ra tí mo sọ yìí àṣíyàwó àṣíyà in tó gbẹ̀mí wájá ọlọ́run ìbínú burúkú ló mú mi nítorí wípé ìran mi iná àtàkì kìí ṣe torí ẹ̀sìn rẹ̀ mi wá o kò sí tọ́kàn mi àsìkò lè bá tó wọ́n ìbá àti mọ́sálásí pa ṣùgbọ́n ìran rí à yóò bá dì nation ni àwọn yẹ́dí ìlà àṣọ̀bíyà àbí ẹ̀gbẹ́ máìkì ráì fún díẹ̀ yìí bàbá wọn ẹjọ́ àti babaláwo nù wa àti ẹ̀yin onímọ̀ mùsùlùmí ẹlẹ́sìn mùsùlùmí àti ẹlẹ́sìn kiri ó oun kàlùkú ó kún tó bá nílọ bóde o sáàmù ẹkọ bóde ẹ̀dàkùn ẹ̀yin ọlọ́sùn ẹlọ́gbómi ìyá ẹ̀yin àfá ẹ̀bá ni dìtíà yóò bá dì nation wà láàrẹ o áò yán sùúrù àsọ̀bíyà àbí in lọ́wọ́ òun ni tribalism ẹláyàmẹ̀yà fákùtílà hànàbí ní a bá pa níbi ògbòrìyàn náà lọ bá lọ kò ń sí ọlọ́ni fàkítìlà tún jàhìlíyà wọ́n pa náà nípa kí ni ó wọ́n pa nípa àwọn tí wọ́n paun kọ́lọ̀ tó pé kí n fi islamu yí ayé wọ́n mọ́ ní kọjọ́ ummati ẹ̀lọ́mọ́lọ́ gbogbo ẹ bá jáde sí mẹ́mí ànàbí ìkásí lọ́mọ́lọ́ gbogbo àtà àpùlàyé umar ànàbí ni yáò ọba àmà lọ chọ́ọ̀chì èèṣọ́ mẹ́lẹ́yìn jésù ọmọlẹ́yìn ànàbí ni ọba àmà bọ́gíbọ̀pẹ̀ ṣùgbọ́n wá pín méjì ummatul dáwà gbogbo wa ní ẹ́ pé àwọn wá ní ummatul ìjábà àwà dáhùn ìrẹ́gbẹ̀ ní dáhùn yẹn ṣe kí o gbogbo ẹnkù láti bàtọ́ ti bá nàbí ìrẹ̀ ló ti jẹ́ ọmọ lẹ́yìn ànàbí ni ọwá lè gbà o o lè mẹ́gbà o ànàbí rẹ̀ ní ó ní ọmọ ó sì lẹ́mà kọmọ alágídí wọ́n ti sílì gbogbo tó lọ́wọ́jú wọ́n ti sílì ẹ̀pá ẹ bá wá jáde ọmọ tánà bí láwọn ẹni ọlọ́run

orí bẹ́ẹ̀ lọ wà tó ìfara ní tó ìdí nkẹsẹ́ wà láyàtà ha ṣá límù nínú à kò tí ẹ̀rí tí mú mi ní gẹ̀rọ ẹ̀bọ́sán wọn ẹjùn àkótò ẹ̀sọ́nù náà wà láyàfí ìlìdì ájìn àjà gbogbo ǹkà tó wá fún lábẹ́hùn wípé gbèlú wa wà náà bí ẹ̀rí tẹ́ẹ̀bá ti rí sáìtì tọ́jẹ́ pé ìjọba lónìí wọ́n ń títí lọ tí èbò bá ń bẹ́ ń sáìtì wọn tẹ́ tí ìmọ̀ pé èbò mẹ́mẹ́ in tẹ́ ìmọ̀ ni pé ẹ̀rì bí mọ̀pọ̀ bí mẹ́rin márùn tí ó gbé bà gbogbo sọ pé kọ̀dáwọ̀ lúwa jẹmọ́ bá ṣe ń Islam bá ṣe ń ọlọ́bẹ̀ gbogbo òta Saudi UK nkankan gbogbo òta pátá tí a ń bá gbogbo kò sí kọ́ntrí ti físà rẹ̀ tó burú láti gbà ju Nàìjíríà lọ kún èrí gbà o ìbùtẹ́ wọn wíwọ bí wọn ìntẹ́ náà fẹ́ wá ṣe ní èjì ó fún ọ ah, ṣe bí mọ̀ fẹ́ lọ túnlé ayé mi sí lára wọn ni mi ò níjó físà Nàìjíríà ló le jù kásù lọ síwádìí bá ti ń ah, bó ṣe wọ̀lú inú ẹ̀jígbé ẹ̀rọ ni pẹ̀tróyù wọ́n láyé ti ìrìdì àádìn àádà ẹni tàà jọ sọ pé àjọ máa gbégbèsè ayé àlàáfíà ẹmù ẹ̀yẹ kí ni ọmọ yíbò tí ń gbádùgbò wa tí a dá Peter Obi ní bàbẹ́ ọyẹ́yìn lọ́rùn ẹjá ọmọ sọ àràtí ẹnsọ lẹ́kùn nígbàláwò ọba adẹ́dàmọ́ bí tí ó ti gbẹ̀sẹ̀ lárún kálukú gbogbo wá pínlẹ̀ mọ̀ pé Nàìjíríà ẹ̀yà kan bẹnu wa bọ́lọ̀ ah, bá fẹ́ fi ìyà jẹyàn ní máa fi wọ́n tíyàn torí pé gbogbo ẹn tó bá ti dàgbà tí ó bá ti dàgbà màtá òhìdù olórí burúkú ní ọjẹ́ ìlọmọ tí a ní wọ́n pa ibùsì ní ọjẹ́ ẹbá ń sọ fóntọ̀ wípé wàhú fàúwà lásìtù mi ní wà lásìtù mi nù tọ́wọ́dé lọ́gbà dìkì àmà kò ní húrùmà ọwọ́ tọ́nà wọ́n fi wọ́n mú mi ní tí ń fi lè wẹ̀yìn ah, bá ìfẹ́ ọlọ́ọ̀bá mú tún sí pẹ̀ náà lẹ́yìnsà alàtọ̀ríkọtì ojú ọ̀nà tẹ́bí ànàbí ń tọ́ ìkàn pẹ̀rẹ̀ mùsùlùmí ni kìí sí ojú ọ̀nà mi ní tọ́ o ìsì ni bá dá sí nǹkan gbogbo alìkìyàmá inṣà allah azara tọba wọ́lọ́n tí ò ní nǹkan mí tó gbé kó mùsùlùmí tọba wọ́lọ́n ó lè fìyà jẹ ẹwọ́n ẹ̀wọ̀n fún nuna kọ́kọ́ lọ́nà yọ́kọ̀ sàríjẹ̀ náà yes tí ó sì jẹ̀ yẹ́sì ó ti dasọ bòdán lójú o àwambọ̀ kí lọ wá jẹ́ gbóngbò àlàmàrí ìbéèrè kan wá wípé ẹ̀dùn ọ̀nà gbogbo tí ó sásùn náà sọ iná gan ah, ṣe ah, ọjà wọn ni ìbéèrè ọwà wá pé gbogbo wa náà nìyàn ṣùgbọ́n wàhálì àdínà Allah lánàá bí kìtàálì kúlì zọ́ọ̀lì mi wà fásíkì gbogbo ẹn tàà bá rí gbámú báyìí tó sì dára lójú wípé ń bọ̀ wà sí ṣe gbogbo alábòsí ọlọ́run sílẹ̀ kan ká bá wọn jà la ní jẹ́nẹ́rà gan ọlọ́ni ń tọ́ ìfàtàlì mìnà kí wá láwọn nǹkan tí ó ma ń ṣẹlẹ̀ tàà bálá ní ìgbọ́ràn ìbẹ̀láwà ń bọ̀ níjọ mẹ́jọ káwà mọ̀lọ́ in táwà fúsọ̀ pàtẹ́lẹ̀kùn a máa túnwà rẹ̀ kó se ríbẹ̀ sí túnà sanatan Imam Taymiyya rahimahullahu ta'ala wọ́n ní 60 years bí imamin jairin tí years tẹ́ẹ̀bẹ́sì lọ wò dáadáa khairun min laylatin wahida bila imamin ó sì lé lóore ju òru ẹyọ kan lọ nílùú míì tí ò ti sọ lórí ìlú kan wà 60 years lólórí fi wà mẹ́ ṣùgbà lábòsí ni ọ̀rọ̀ ìsìn tí wọ́n ó ẹ̀wà tí wọ́n ó ah, ń kan nílùú nílẹ̀ Yorùbá ìnáà ni Haúsá kiri àtàwà pẹ̀lú ọkọ̀ tí ó gbé láti ìlú rẹ̀. Ọwọ́ ń tata yẹn ní 1,000. Yóò bá tó 130 MB, kò fowó ọkọ̀ bí ìtàúsá kò fi gbé. Ọwọ́ ajẹ́ dédé 1,000 yóò bá ń tà ní 5,000. Wọ́n wọ́n sọ mẹ́ wípé ah, à, tàà bá farabalẹ̀ àdá a rí pé àwọn tí ń kígbe àgbà àgbà ọ̀tọ̀ ni tí ń wíkẹ́ tó súnmọ́ wọn in tí ń sọ ní pé ẹ̀kú ẹ̀kú ìntẹ́gẹ́gẹ́ tó ẹ̀kú họ́ náà bí ẹ́ sí àrí tí gbogbo wọ́n bọ̀ kí lẹ́wìn ìsìn wọ́n ni à sẹ́rì pé fi àjẹyìn ọ̀rọ̀ ìnà lásọ́lọ́ nígbà súnmọ́ wọn wọ́n ní ìtàn kẹta sí pé wọ́n fi àjíá nígbà táà jìnà sí ẹ̀tẹ́rì fà àgbọ̀ntàn sọ jẹ́ sọ pé ẹkú ọ̀há náà díẹ̀ àà ẹkú ìjá náà jẹ díẹ̀ bá ṣe aṣọ ẹgbẹ̀kílẹ̀ àti náà láti ọjà rí a ní kú ẹ̀ṣẹ́lẹ̀ àbẹ́rẹ̀ pé wọ́n bí a jẹ yí ẹni tí ó sì protest tàyí ọmọ pé èèyàn nítorí pé a fẹ́ ká fi yí bíúdì future ti a náà ká tó gbàtán bí ẹ ń gbàtán ẹ̀yìn náà wọ́n tó tó púpọ̀ padà ó sì máa sọ pé ẹ ti gba ẹbí ẹbí ọmọ yí nẹ̀ tí ẹjẹ́ ìyàbọ́dẹ̀ ṣe bá náà ní só yẹ kẹ́ ti ẹ̀dà sí tíjọ bábá sí ẹbẹ́ ẹ ti gbowó ẹ máa náà ní 5000 fọdún mẹ́rin ẹgbẹ́rún tá ń parí ẹ̀nà jẹ́máà à ń sọ eléyìí ẹn tí ń sọ ń fàfà ní ara rẹ̀ kò sí tó se wé amúnù ìfọkànbalẹ̀ bí ibn láì tó bá díjọ́ mẹ́jọ ká bá wá láàkọ àgbà kí ni àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ yóò ṣẹlẹ̀ se yẹ lọ táà sì bùkátà kó tutù gbígbóná ká dàmà o àwọn àfẹ́ẹ̀sìn tí wòye sí àfẹ́ẹ̀sìn àwọn náà wọ́n máa sọ ilé ìpé tàbárójú ráyè ó ní jọsìn náà rọrùn fún àwọn fa'ídà tó máa náà tó ń fa aqimus salah ẹjá farabalẹ̀ ẹsẹ̀ jìkí a máa wẹ̀yìnwò kásì máa fi tìlú mìí náà kásì gíní o àwọn ẹntí sáwọ́rọ̀ òní protest in ti máa bí ṣe ẹ̀mọ̀ pọ̀ ti sọ́rọ̀ nísìn ètè tí wọ́n fẹ́ fi tàn wá ní wípé protest is allowed but violent riot is not allowed ètè ní o òṣèlú náà ní gbóló inbẹ̀n constitution wa bẹ́ẹ̀ ni wọ́n kó ti ẹ̀bẹ́ wọ́n wá fi nǹkan kankan kan wọ́n fi qualify rẹ̀ peaceful protest a rí peaceful protest ní sí máa lọ sí máa lọ kásì lọ gbogbo aṣọ ni ayé ọ̀ràn máa amúnù lò kúò tí àwọn ìbá ti kúò kò sókọ tí lò lè jẹ́ mẹ́ ọba dẹ́dà àsìkò tí a rí àkọ́kọ́ tó dájú tàà lè máa bí ọ ni pé mẹ́jẹ̀ sí ìwọ ọbọ èyàn lórí ibú bí Nàìjíríà dá lónìí ìta àti lòlú ẹkún kọ̀sẹ̀ tí ó rí wáyé díẹ̀ gbòsì àrí nìsìn ọ̀sáàsì kí ni èjì tí ó ní 25 gbogbo àwọn wà lẹ́yìn mẹ́lẹ̀ ló ṣojú yínbẹ̀ ní 15 àti mo ti máa yínbọ̀ rí o ẹwọ́kún ọjọ́ orí wájú kò sí èwo ní kọmọ́bọ̀ ẹ̀sìn torí pé bá ṣe ń lọ pálápálá wà àwọn ọ̀rẹ́ ọlọ́sùn tó ń bẹ́nu wa sọ pé bó ṣe rí tó ìná kò sí jùra wọn lọ wọ́n sì yí mọ̀ pé báyé pínlẹ̀ dáadáa ẹbá wọn yàn kún Saudi èyàn kún Amẹ́ríkà torí táwọn èyàn ń pè ní fọkànbalẹ̀ kọ́ ní ìfọkànbalẹ̀ o àwọn èyàn mọ́n tẹ́ pè sọ́ksẹ́sì o tí wọ́n bá sì lẹ́yìn pokùnso Nàìjíríà ìpẹ́tẹ̀lẹ́ ma gbọ́ mílíọ̀nsì ní bọ́ọ̀lìkì àmà lórí pàǹpokùnso ní Yúróòpù lamẹ́ríkà títí sì ní rẹ̀rẹ̀ lé mẹ́jọ lọ́wọ́ ọ̀tún lé mẹ́jọ ilé láńlá ọkọ̀ gbẹ̀gbẹ̀gbẹ̀ àwọn èèyàn ń súnmọ́ra wọn mọ́nú ọkọ̀ lọ́kọ̀tọ̀ pé tẹ́lómi ìbá rí ń bí ọdẹ bí mẹ́wàá ní ọgbà kẹ́nìkan bá máa fọ́ọ̀kàn rí pé kí gan ni fáwọ́dọ̀ ìmọ̀ bí in kana fi babi baqiya olon jo nínú en tí ó gbọ́ tí ó gbà ni ó jáwọ́ wa o tí ó sì sí lánfààní meje atasi agere o meje odaru ma lo o meje jẹ́ pé ijo tá bá kú pantilawa kó pàdé rẹ̀ iná lo ki selin an woni selin ya ah olon mako amako se لا يشاركه فيها ملك مقرب ولا ولا رسول مرسل ولا أحد من خلقي أحمده وأجلله وأكبره وأعظمه وأشكر نعمه غيرة وباطنة وأشهد أن لا إله إلا هو شهادة من يرجو رحمته ويخاف عقابه ثم أصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آل وصحبه وسلم تسليما كثيرا أما بعد فيا عباد الله أوسيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا للأولين والآخرين قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وقلوا قولا سبيلا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أمة الإسلام أرسل الله سبحانه وتعالى إلينا نبي الرحمة نبي التوبة نبيا داعيا إلى الله بإذن الله وسرجا منيرا وكان يمشي بين سيئتين بين التفريد والإفراد وأثنى لي ربه سبحانه وتعالى بأنه جعله وأمته أمة وسطا قال الله تعالى وكذلك جعلناكم أمة وسطا وفي الأمر بالمعروف والنهي المنكر جعل أمة نبيه خير أمة أخرجت للناس قال الله تعالى كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر أمة الإسلام لا يخلو لا تخلو مدينة ولا بلدة من إمام لأن هذا من سنة الله سبحانه وتعالى في الكون ولكن الرسول صلوات ربي وسلامه عليه أطلعه الله سبحانه وتعالى شيئا كثيرا من المغيبات وقد أخبرنا بما سيكون من الأراء من بعده ومن ذلك ما جاء في الصحيح إن من مسلم من حديث أم المؤمنين أم سلمة رضي الله تعالى نرضاها قالت رسول الله صلى الله عليه وسلم سيكون عليكم أمراء تعرفون وتنكرون فمن عرف فمن أنكر فقد برئ ومن كره فقد سلم أمة الإسلام إن هذا النبي كان يصبرنا على السمع والطاعة كيف لا ربنا سبحانه وتعالى مرعنا في كتاب العزيز بقوله يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فآل السنة والجماعة كانوا يرون طاعة الأمير في طاعة الله ويرون أننا لا بد من ترك طاعته في معصية الله سبحانه وتعالى ما كانوا يأمروننا بطاعة الأمراء مطلقا وإنما طاعتهم داخلة في طاعة الله وتطر رسول الله صلى الله عليه وسلم بقول الله تعالى يا أيها الذين آمنوا أتيه الله وأتيه الرسول وأولي الأمر منكم أقول ما تسمعون وأستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه كان غفارا الحمد لله وكفى وصلاة الله وسلامه على عباد من اصطفى عباد الله اتقوا ربكم في السر والعلن قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أمة الإسلام صبرنا رسول الله صلى الله عليه وسلم وقد جاء في الصحيح من أبي أنس أخذ من مسلم من تصبر صبره الله قال رسول الله صلى الله عليه وسلم في حديث ابن مسعود والحديث المخرج صلى البخاري رحمه الله تعالى قال لنا رسول الله صلى الله عليه وسلم إنكم سترون بعدي أثرة وأمورا تنكرنا فقلنا يا رسول الله فما تأمرنا قال تؤدون الحق الذي عليكم وتسألون الله الذي لكم أمتنا فهؤلاء الأمراء أطلع الله النبي على كثير من تصرفاتهم ومن ذلك ما جاء من حديث أذيبة والحديث محور الصحيحين وفي غيرهما فقلت, فقر فقلت يا رسول الله وعل وراء هذا الخير من شر قال نعم إنه سيكون من بعدي أئمة لا يهتعدون بهداه ويستنون بسنته قلوب من قلوب الشياطين في جثمان إنس فقال هذيفة يا رسول الله فما تأمرني إن أدركت ذلك قال تسمع وتتم لأميرك وإن ضرب ظهرك وأخذ مالك فاسمع وأطع هذا الذي أمرنا به رسول الله صلى الله عليه وسلم لجمع الكلمة وفرارا من تفرق الكلمة أمتنا وقد جاء من مقولة العلم الكبير رحمه الله تعالى وهو كلام نفيس حري به أن يكتب بماء العينين ستون سنة بإمام جائر خير من ليلة واحدة بلا إمام ولا ومن هنا نستمر في الخطبة القادمة في الجمعة القادمة إن شاء الله تعالى إن كان في بقية ونسأل الله الرحمن أن يجن وإياكم ممن يستمعون قولا فيتبعون أحسنا اللهم ربنا عز بسمع المسلمين اللهم ربنا عز بسمع المسلمين اللهم ربنا عز بسمع المسلمين ودمر أعداك داء الدين اللهم ربنا دمر أعداك داء الدين اللهم ربنا وحد شفوف المسلمين واجمع شتات المسلمين وردنا يا ربنا إليك ردا جميلا اللهم ربنا كنا